الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله so ibi tí àlàyé dínà ni ọ̀rọ̀ Sheikh Abdullah Abdulfahi ìtàn tí ń ṣàlàyé lọ ìtorí afá Hassan Salahuddin àwọn ń pè àpè mọ́ra wípé àwọn tó dá fìtínà lẹ̀ àwọn làwọn tán dá taharishu lẹ̀ láàrin àwọn àfá dùnmọ̀ mẹ́rin taharishu yẹn wá àbí kọ̀díyà òun ti dá taharishu lẹ̀ táwọn àfá sọ pé àkọ̀díyà ah, yóò taharishu lẹ̀ ń ṣe ibi lóòtọ́ so bàwá ń ṣàlàyé pé rárá bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ kọ́ yẹ òun a fi ń ṣe àlàyé níbi al so níbi alibana ibana eh, ibi tá a kà láti ní pé sheikh Ubayd bin Abdullah al-Jabiri wọ́n lọ ṣe um, operation kan ní kí náà ń pè ní Imarat ní UAE gbàtàn wà ń bẹ̀ tí Sheikh Abdul-Ilah Abdul-Fari wà lọ sọ́rọ̀ Sheikh Rabi Sheikh Rabi wà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tó lágbára ta kà ní ìjòkó tó kọjá ipé àwọn kódà ash'uru al-an bi naqsin wà faragin wa huwa ghayru mawjud àwọn dẹ̀ emptiness ìgbófìfo nítorí pé Sheikh Obeid sí lára wọn ọ̀rọ̀ yìí wá ó bá ọkàn Sheikh Abdul-Ilah Abdul-Fari wọ́n wá post ẹ̀ Twitter so kí nìkan tó wá wọ́n ní pé lẹ́yìn ìgbà táwọn wá post ẹ̀ Sheikh Abdulwahid al-Madkhali wá send message sáwọn n tó wà ń bẹ̀ ní wípé Sheikh Muhammad bin Hadi o wọ́n ní kẹ pa tweet yẹn rẹ̀ aláwọ̀ contact Sheikh Abdulwahid nígbàyàn Abdulwahid dẹ̀ ní àti Sheikh Muhammad bin Hadi wọ́n wà ní jeza nígbàyàn so ìgbàyàn kò tí sí kò tí Abdulwahid ti di sọ̀rọ̀ fúnkún gbàyàn kì tí di sọ̀rọ̀ ìmáṣíwà lára rẹ̀ so kò tí bàbíwá kò sì tí dásí nǹkan tí ó yẹ kó dásí gbà yẹn gẹ́gẹ́ bá ṣe máa ń sọ so àwọn ń bèèrè lọ́wọ́ wọn pé kí nìdí tí wọ́n fi ní káwọn parí ibi táwọn ti ń bèèrè lọ́wọ́ wà ìdá bí abdulwahid yusilu li risalatan ukhra ala lisani sheikh muhammad bin hadi ibi táwọn ti fàyàn ni mẹ́sẹ̀jì mi bá tún dé pé mẹ́sẹ̀jì sheikh muhammad bin hadi in tó ni wípé alibtiad an dr arifat al ó ní pé kọ́kọ́ sí Arafat al-Muhammadi náà wa huwa idha raja'a ila al-Madina pé táwọn bá ti wá padà dé Madina o a sayunasihuhu fi umuri àwọn lọ sí nasiha fún Sheikh Arafat lórí àwọn ọ̀rọ̀ kọ̀kan wọ́n sáwọ́ kọ́ jìnà sínà fa in lam yantasih hadhara minhu tí ó bá lè gba nasiha yẹn o àwọn òṣì tàhàdìrì lára rẹ̀ bọ́ tó ń ti bẹ́ Sheikh Abdullahi mọ́ níbi fúdùn ti pé in to wá tó dùnyàn ní wípé nígbàtẹ̀ padà adé Madina ẹ̀nà ń wọ́n ṣe nà sí àrìnká fún tó ń ti pé Sheikh Arafat ti ń tọ́lábà nà sí àlọ́dọ̀ wọn ipé tọ̀ Sheikh um, um, Muhammadu na sí hau nà sí hau ẹ̀yìn gẹ́lẹ́ níbi tẹ́ bá dé ẹ̀ṣẹ̀ nà sí ha fún hmm? kí náà ń pè gbàtán dé gan àwọn ganá padà tó wá ń tọ́lábà nà sí àlọ́dọ̀ yìí ẹ̀rẹ̀ padà ṣe nà sí àyẹ̀nà fún but message sáà dọ́dọ̀ Sheikh Abdul Ilahi pé jìnà sí Arafat ah jina sí fún <laughs> kí tún so wọ́n ní pé àìjẹ́bẹ̀ táwọn tí àràfàtò bá ti gbẹ̀nà sí àyẹ̀wò àwọn aye awon ose tààdírù rẹ̀ wà áhọ̀rọ̀jà máa fi kìnà náà ti se fata min hadhi al-lughati shadida àwọn làwọn àwọn wà bẹ́ẹ̀ni wà bẹ́ẹ̀ni ọmọ rasala bọ́ tọ́ àwọn ọlọ́pàá tweet yẹn rẹ̀ ní àwọn ọlọ́pàá rẹ̀ so so that àwọn ṣe steve saul àwọn ṣe bá ṣe ran Muhammad bin Hadi sọ̀rọ̀ nípa pé àkíní ah, ìdí bọ̀ wọ́n sàtẹ̀ kọ́kọ́ pa yẹn rẹ̀ easy tàbí ká parẹ́ nílà kò sí wàhálà kódà ló fi jẹ́ kígbà tán ní kan yọ ẹlòmí ò mọ̀ pé wọ́n ti ní Sheikh Muhammad bin Hadi ní pé kan yọ orúkọ Sheikh Arafat bin al sheik Arafat jẹ́ ní pé kò sí wàhálà kan yóò kàákùn bẹ̀ kò sí wàhálà sheik ló padà ní pé ẹ fi sí padà so at the end of the day náà àwọn àfáì nílẹ̀ padà tún ní kí wọ́n tó dá fìtìnà lẹ̀ wọn dálẹ̀ so wọ́n ní pé lẹ́yìn sọ̀lásùl fajr ní ọjọ́ tó tẹ̀lé àwọn lọ bá àwọn lọ bá sheik Rabi àwọn fún wọn níbi àwọn fi nọ́sọ̀ kan hàn wọn nínú tẹ̀gírídà nínú um, kínáyẹ̀ um, tweet yẹn àwọn sọ fún wọn pé yushakik bẹ́ẹ̀ sáàsẹ̀ sọ̀rọ̀ ẹ náà nìyí torí àlùmí ń sọ pé ẹ̀sọ́ bẹ́ẹ̀ o ṣe kò rọ́bí wa ní kẹ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mí náà nìna <clears throat> wọ́n ni kódà wọ́n ti bí àwọn lánàá nípa ọ̀rìn àwọn dẹ̀ sọ fún wa pé àwọn làwọn sọ lóòtọ́ so àwọn wá ń sọ fún wa pé thumma akhbartuhu khabar sheikh muhammad bin hadi wa a'taytuhu suratan min al-mursala àwọn wá fún wa ní ro sheikh muhammad bin hadi àwọn dẹ̀ fún wa ní picture mursala message yẹn lè áàrí tàújí hìhì wà nasíhàtì àwọn fẹ́ fi gba tàújí fún àti nasíhà wọn ni famin hada tarikh a sheik rabi yutabi'ul ahdath baynana wa bayna sheik muhammad bin hadi láti gba ẹni sheik rabi ti wá bẹ̀rẹ̀ sí ni máa fọ́lò àwọn iṣu tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àti am sheik ìntàwọn yóò mọ̀ gbọ́ àti bí gbogbo wọn ṣe máa ń gbé kalẹ̀ bá ṣe máa ń gbé kalẹ̀ ní ẹ bí pé ah, ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ láàrin Sheikh Rabi àti Sheikh ah, Muhammad bin Hadi ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ láàrin Sheikh Rabi àti Sheikh Muhammad bin Hadi o sincerely bá bá ńlá ìdá ọ̀rọ̀ lélẹ́yẹ o ìfọ́ nǹkan lójú pọ̀ ní o ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ láàrin against àwọn mashayikh àtàwọn talabatul ilmi yìí ah, ṣe kọ̀rọ̀ bí tí wá wà involved pípẹ́ à ah, kí ní nǹkan tó ṣẹlẹ̀ á padà ká ní ibi rẹ̀ bí ṣe kọ̀rọ̀ bí ṣe request pé ẹ lọ bèèrè lọ́wọ́ kan mú kan mú kan mú so kí ní kí bí ọ̀rọ̀ kan dédé ṣẹlẹ̀ láàrin Sheikh Muhammad nítorí àfíjìgbó ń sọ níbi ọ̀rọ̀ tán sọ yẹn wípé nípa àwọn kìbá wípé àwọn ẹni wípé ẹfẹ́ gbẹ́jọ lọ báyẹn ẹ́sà ń sọ àpàdà dé ibẹ̀ inshallah wípé èyàn táwọn e, Mr. A àti Mr. B ń jà èyàn tí Mr. A ẹlọgbá Mr. A ah subhanallah wallahi mo ṣe ń gbọ́rọ̀ yẹn kai Allahul musta'an kọlọ̀n kó ṣàánú kọlọ̀n kó ṣàánú so um, àwọn àlàyé náà ni a ti rí gbọ́ yìí náà lẹ́yìn ìgbàyẹn ṣẹ́kà Abdullahi wa mention pé nínú àwọn kan tó ń tọ́ka lórí wípé àwọn ń gbìyànjú àwọn ń ṣe pọ̀pọ̀ sínsìn báwọn ṣe hẹ́ndì ọ̀rọ̀ yìí ní bí siviliyatin tamma ní kọ́nà tí ò ní jẹ́ nǹkan tí ó jáde gẹ́gẹ́ bí ṣe mọ́mọ́bìnà ó ní pé sheikh arafat bin hasan al-muhammadi wọ́n wá send message sí eh, sheikh muhammad bin hadi wọ́n wá ń tọ́ lábà lọ́dọ̀ wọn an-nasiha wa tawjih igbó kádẹ̀ fún àwọn lásìkò kan káwọn jọ kí wọ́n tẹ̀ jẹ́ káwọn jọ kan rí àwọn so wọ́n mú kìrin sórọ̀ message yẹn wá sí ibi yìí message yẹn ni assalamu alaikum warahmatullahi wabarakatuh sheikhana al-karim hafizakallah argabu bil julusi ma'akum lítẹ̀nsọ́hání bí má tààrọ hùná fi àní Sheikh Arafat ń send message wọn pé tọ́ wọ́n ṣe tẹ̀sílímù sí wọn ẹ̀yìn Sheikh wa al-Karim kọ́lọ̀kọ́ bá sọ́yìn lórí dáadáa mi pẹ̀lú tẹ́ bá rí mi khasatan wa ba'du an-nasi yanqulu ankum naqdan li ní àdásà lẹ́sà táwọn yẹn ti wá ń gbé káàkiri pé ẹ̀ṣẹ́ nákùdù fa ana antadhiru maw'idan minkum li ziyaratikum nafa'a Allahu bikum èmi ń dúró de mọ́wàá ìdílá tọ́dọ̀ yíò láti ehm, mọ́ kínáńpé láti bẹ̀yẹ̀wò kọ́lọ̀n kò ṣe yí ṣe àǹfàní fáwọn yẹn bọ̀ ṣe mọ́ bin hadi wọ́n reply message yẹn wọ́n hmm? reply message yẹn so wọ́n ní pé Hadi ẹmù kí Sheikh Rabi tí wọ́n ti mọ̀ nípa ti ṣẹlẹ̀ báyìí tó wọ́n ti lọ sọ́fán pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ ó dẹ̀ sí dọ́dọ̀ wọn na ala liqa'i Sheikh Muhammad fàtọ̀lábìnà mínú mọ́rìdàn sheik rabi tí wọ́n sọ fún àgbé à ah, a ní ẹlọ pàdé ẹlọ bá sheik muhammad bin hadise ẹ̀rì pọ́kùnrin kò tí jáde ní gbogbo gbáyẹn kí bóyá bá ṣe sọ̀rọ̀ intelligent man picture ni pé bá ṣe ní arafat kí ní kan báyìí òun náà bẹ́ jáde ní àlàálà ah, ní tó ṣẹlẹ̀ kọ́yìn bẹ́ẹ̀ wọ́n gbìyànjú bí wọ́n ṣe tí ò ní dínkà so sheik rabi wọn náà kọjú wọn bí kí wọ́n lọ pàdé wọn so àwa request mo wọ́n ìdílọ́dọ̀ wọn apàdà wá pàdé pẹ̀lú wọn àwọn tó pàdé pẹ̀lú wọn ni abdulwahid al-madkhali abdulmu'ti al-ruhaili àti muhannid al-ghamidi so sheikh abdulilah aláwọ̀ sí nínú wọn nítorí àwọn ṣe ìrìn àjò so fasarahuhu wa kallamuhu bi kulli wuduhin wọ́n dẹ̀ làrọ̀ mọ́lẹ̀ níwájú sheikh bí bye bye, báyìí amma yablughuhum min tu'unatin nínú àwọn kan tó ń dọ́dọ̀ wọn nínú àwọn èébú àwọn ní pẹ́tọ̀ kí ni nasiha tẹ́fẹ́ṣe fún wa wà dhakaru lahu qawlahu sallallahu alaihi wasallam wọ́n wá ní wọ́n ní ti hadith Ànábì pé wa idha stansahaka fansahu lahu nínú àwọn kẹtọ́ ẹkẹ tẹ́mọ̀ ni wípé tó ṣe fún so àwọn ìbéèrè tó má béèrè lọ́wọ́ nílé yìí àkọ́kọ́ as-su'alu an sihhati kalamihi wa ta'nihi fina wa sababi àlàáfíà ọ̀rọ̀ tán sọ àti ìbẹnu àtẹ́ tí wọ́n ń bu ẹnu àtẹ́lùwà àti ìdítà fi change sí wa àkọ́kọ́ ni ẹ̀kejì ni as-su'alu an sihhati ta'dhirihi min durusina wa annahu la yartadina la yartadiha ìbéèrè nípa ìgbésẹ̀ lóòtọ́ lẹ́yìn wọ́n against àwọn dùrúsù tá ń ṣe ẹ̀ẹ̀dẹ̀ yọnú sí ẹlẹ́ẹ̀kẹta ni as-su'alu a bèèrè nípa ìlàláàfíà ọ̀rọ̀ tán sọ nípa ọmọ ìyá wa Bandar al-Khaybari àti wípé àwọn òyọnú sí intanṣe ẹlẹ́ẹ̀kẹrin ni as-su'alu an tahdhirihi min Dr. Arafat al-Muhammadi a bèèrè nípa ìlàláàfíà ìpé sí lóòtọ́ lẹ́ṣẹ́ tahdhir against Sheikh Arafat al-Muhammadi so so wọ́n ní pé alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀kejì bí rẹ̀ àtẹ́lẹ̀kejì sheik mohamed bin hadi bèèrè wọn pé ta ló mọ́rọ̀ ya fún yí àwọn ni ọ̀rọ̀ bí tọ́hìr alimakọ́lé ìlú mọ́wá sheik mohamed wá sọ pé launa kalali abdulila au abdulwahid au minal ikhwa la kultu rubbama kultu hada tó yá kí bí abdulila abdulwahid àbí mi nínú àwọn ikhwa ló ṣe ná kúlọ̀rọ̀ yíwa fún mi ni mi bá sọ wípé bí a mú sọ لكن الحمد لله الذي جعل منتهى الرواية إلى ربيع المقالح àmọ́ ọ̀pẹ́lú fọ́lọ̀bà tó jẹ́ pé ó jẹ́ kí òpin ọ̀rọ̀ yẹn kó lọ kí náà ń pè ibi tí ìwáyà yẹn kágun sí so ìdáhùn tán dáhùn ìdáhùn tí clear nìna falam yarda al-ikhwa bi hadha al-kalam al-aam àwọn ọmọ yà wá ah, ọ̀rọ̀ yóò tẹ́wọn lọ́rùn ẹmọ̀ sọ̀rọ̀ ìṣòlélé ah ṣe é ah, ni kódà ní tó kó sí lélé ẹmọ̀ ló fi jẹ́ pé kíná gbé èyàn kan lé dédé máa sọ̀rọ̀ al'aslu níbi àrọ́dù àwọn èèyàn wallahi al-hurmani ìpìlẹ̀ nípa ìjọmọlúwàbí àwọn èèyàn ìgbé lágbàjá ẹjìnà sí àwọn kíni wallahi ọ̀rọ̀ tó lé nínú sharia àfikíyàn ní dalilun wadih kí present something reasonable so tó akébíyà kíní kan wà tó present ẹ̀ a ah, ṣe àràfáàtì tó àbí kíná pé ṣe àwọn ilé tó ń ṣe báyìí ṣe ilé yóò takùnmọ́ lájàwà sálàfù ni àwọn ilé tí wọ́n jòkó ti gbogbo àwọn tájòkó tí wọ́n rí sọ̀háfíkọ̀ ní gbogbo padà jẹ́ ṣe bí àrọ̀fáàtì gangalẹ̀ ń bá wí aslan bóòlù àwọn ilé náà ṣe jẹ́ sọ̀háfíkọ̀ lọ́dọ̀ àwọn yàwádẹ̀ ni ah, àlùwàláwàlùbárọ̀ wọ́n ń ṣe àlùwàláwàlùbárọ̀ ọgbà àwọn kátà ipé ṣe mọ́mọ́ bin hadiga ni um, pé wọ́n tún wá هل قلت هذا يا شيخ محمد سي سوكني فأجاب عن هذا الرجل صحيح وأني كوكولا لافيا ثم قال أنا ما يسوءني تدريسكم إمي ونك ما كو بامينو جبشين تيشاوين يو وأن يفتح عبد الواحد أو عبد الهلا إلاخ أم آه يساعدني ذلك kódà abdulwahid abdulilah kẹ́ sílẹ̀kùn lẹ́kẹ́ mọ́kànwé yàn kó ilé ìgandun mẹ́mínú ni lakin aradtu minkum an tatawazza'u fil masajid àmọ́ nǹkan tí mo fẹ́ ni pé ẹ fọ́n káàkiri láwọn masajid àwọn sàáfí kọ́ ni yau badala an tatajamma'u fi masjidin wahid ní ìyapa sí pé kẹkàn wá kóra ẹjọ́ sí mọ́ṣálásí ẹyọ kan wa hathana ala tadris wọ́n dẹ̀ encourage wípé ká máa tíṣà àwọn èèyàn ẹ̀tì ní kẹtù ṣẹlẹ̀ mẹ́rin báyìí àwọn ní nígbàtí àfi ìjìgbó padà ń ṣe tán ṣe tààrífà àwọn sàáfí kọ́ wọ́n láwọn tó ṣe pé wọ́n lọ ń ṣe conference wọ́n ń conference ní Indonesia ní níkìníkan ní níkìníkan ní tí wọ́n dẹ̀ nímọ̀ wọ́n kà lọ ń ṣe ah, subhanallah wọ́n ṣe wọ́n hódà wọn ṣe conference náà pé ní tọ́rọ bá padà débẹ̀ ọ̀rọ̀ insha Allah àwọn kí ni wallahi zulmun wallahi wa zulmun wallahi so sheik muhammadu footnote pé in tó wá ń jẹ́ àwọn olójú ni pé sheik muhammadu bin hadi lẹ́yìn oṣù díẹ̀ tẹ́ sọ̀rọ̀ ilé ìkìtẹ̀ tí pọ̀dọ́gan ẹ̀padà ajáde pé sàáfíkọ́ ni wọ́n farorij hmm? àwọn chicken àwọn adìẹ kéèkéé àwọn ni wọ́n kódà mú mọ́ ń takò tẹ̀dìrísì wọn in tí wọ́n sọ níbi um, lecture yẹn so sheik muhammadu na adiwa ń sọ wípé kódà àwọn ṣe ma èyàn tó ń jẹ́ kẹ́ mọ̀ wípé bóyá àwọn òfẹ́ jòkó pẹ̀lú yìí tákí sheik muhammad bin adinan sọ̀rọ̀ yẹn o so nípa ọ̀rọ̀ question aláwọ̀ká tẹ́lẹ̀ kejì ni o question lẹ́ẹ̀kẹta nípa ipé ṣe lóòtọ́ lẹ sọ̀rọ̀ nípa sheik bandar al-khaybari sheik muhammad bin adinan pé àwọn sọ̀rọ̀ nípa sheik bandar al-khaybari kódà wọ́n ní pé ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ kan wá bá wọn tó ń bèèrè pé sáwọn lè lọ́mọ kí lọ́dọ̀ sheik bandar al-khaybari táwọn ni ah, kò síwára lọ́mọ kí lọ́dọ̀ rẹ̀ náà ha nígbà tó wá di ẹlẹ́ẹ̀kẹrin Sheikh Arafat ni ẹwọ bin hadi Sheikh Arafat al-Muhammadi wọ́n ni pé ya Sheikh Muhammad akhula Arafat nuridun nasiha fi mawdu'ihi ẹdàkùn afi nasiha nípa Arafatu fama kana min Sheikh Muhammad illa an am ya'tadhira bi anna hadha al-mawdu' tawil Sheikh Muhammad bá ní pé ah ọ̀rọ̀ yìí gùn ọ̀rọ̀ títí Arafat yìí gùn tí so a nìdí jókòó mi ni so wọ́n ní pé àwọn wá mú mọ́ rí dùmí pé kò sí wàhálà bí tí ọ̀rọ̀ yẹn parí sí ní ẹ̀ so tẹ́bá ní kẹ́ wo àwọn kí ní bó ṣe ń ṣẹlẹ̀ yìí ṣé àwọn àyìn yìí báyìí tẹ́ ń pè ní sàáfíkọ̀ yìí ṣé wọ́n jọ èèyàn tó ń dá fìtínà kalẹ̀ against wọn wọ́n lọ bẹ́yẹn tó ń wọ́n against a ṣe nídókù ní a rẹ̀ òkè mọ́rí dùmí àmì ìsọ̀rọ̀ nípa alágbájọ́ omi ìsọ̀rọ̀ nípa alágbájọ́ Hmm ẹmọ wo wọ́n ní pé lẹ́yìn ìgbà yẹn àwọn wá padà lọ sọ́dọ̀ Sheikh Rabi àwọn sọ fún pé à ah, nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́ yóò fastabshara Sheikh Rabi khairan inú Sheikh Rabi wá dùn inú Sheikh Rabi wá dùn pé hẹ́n Sheikh Rabi wá ní pé ẹ bèèrè lọ́wọ́ Sheikh Muhammad bin Hadi eh, al-Muhammadi so mọ́rí dẹ̀dẹ̀ ni ẹ̀yìn salatul asri ni wọ́n ní pé tẹ́mù díẹ̀ before wa eh, salatu yẹ̀wò hmm? sheik abdulwahid al-madkhali wá fáwọn ní information pé sheik rabi ti ti postpone ẹ̀ sí fọwọ́ ìdù mi a tún wá ní mọ́rí ìdù yẹn a dẹ̀ dó síwájú ilé sheik muhammad bin hadi bai sheik muhammad wá kò nínú masjid wọn wọ́n tún sọ fáwọn pé ah àwọn àkọwàlù ọmọ wọn anas àbí family bí àwọn maternal um, maternal uncle ọmọ wọn anas wọ́n wá sí Madina so àwọn dẹ̀ busy àwọn busy àwọn ṣàbí ìṣàlejò nǹkan báyìí ṣẹ́ o wọ́n ní pé wọ́n tún wá fáwọn di ọ̀la pé tó bá tún di ọ̀la wọ́n láwọn tún wá padà wá lọ́la again àwọn dúó sí tòsí ilé wọn àwọn dúó kí wọ́n jáde ṣùgbọ́n tán wá jáde ìkan nínú àwọn ará Jazair àwọn Maghrib ló wà ní ọ̀dọ̀ wọn àwọn sọ fáwọn pé ana mut'ibun wal ilaj intaha ah, ẹwọ́ ó ti rẹ̀ báyìí ó ti rẹ̀ ó fasallamna وأغدنا للانصراف أنا واسي تسليم أنا وافهم الله فقال وأن تفضلوا لكن لا نفتح الموضوع وأن كي وانا وانا أما نشي موضوعي أي أورونيك بعرفات فجلسنا من بعد صلاة العصر أنا واجوك لين صلاة العصر تيتين أنا توفي دي تايم تايم بيوم المغرب àwọn ń sọ̀rọ̀ ní oríṣi ní ipa mọ̀dú tó pọ̀ bá wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Sheikh Arafat al-Muhammadi وطالبناه بعد ذلك بمجلس آخر ولكن لم يجبنا كما في هذه الرسالة أنا أقول كويس لورا ما بيتو أجي كأجو كومي فمو وتي تشيك رفات إيو بيكوز أصل القضية إنا نشيك رفات على محمد هو أنا أنا مو بيكتو أفهم مسج تام سنت هني السلام عليكم ورحمة الله وبركاته ما مساكم الله بالخير أو مساكم الله بالخير شيخان الكريم ودوا تذكيركم بالمجلس, بالمجلس الذي وعدتمونا به سابقا فيما يخص أخينا عرفات حيث نرغب الجلوس معكم حفظكم الله وأمدكم بالصحة والعافية so in tan sabi ni pe to ìjókòó teni pa fẹ́ jókòó pẹ̀lú Sheikh Arafat al-Muhammadi lórí Sheikh Arafat al-Muhammadi to an reti kinan pe um kinan pe mo ridun an reti pe to ìgbà wo So, نعم so àti ibi kìí ẹ̀ṣẹ́ tó tẹ̀lé ránwà àbí lẹ́yìn ìgbà yẹn oun tí ìjòkóró Sheikh Arafat mú dẹ̀ tí present anything Sheikh Rabi dẹ̀ sọ fún pé a ní kẹ́ bèèrè kí ni ẹ̀rí wọn lórí Sheikh Arafat lẹ́yìn ìgbà yẹn Sheikh Muhammad bin Hadi wá ń sọ fún àwọn tó wà ní ìjájì mọ́ òkè ìrìn ẹ̀rọ́kìl àmbíyà ipé kí wọ́n stop àwọn dùrú sí Sheikh Arafat al ah stop duruzu bo eh ti ṣàlàyé ní tí àràfà ti ṣe gan wà ilá àtàdàrà sheik muhammad annakile ayi darisin lahu abrol mirath an tẹ́ bá ti lè stop ti àràfà tó ẹ gbọdọ̀ gbé darisun tèmi ma ẹ ma play ẹ ma broadcast tèmi ma ah an wa so um, sheik arafat an wa du àwọn náà wa mọ̀ wọ́n du mo jẹ́ kan sí àwọn lecture ní ibẹ̀ ma wọ́n dẹ̀ dákẹ́ wo kò sí ariwo kò sí anything

afá yóò lẹ́rì gbogbo àwọn àtọ́rù tẹ padà lọ ń kó wá létà ṣe bá àwọn àtọ́rù tẹ́yìn ń kó wá fún wọn ní pé ṣe bí àràfà tí náà ṣe mistake báyìí gbákan ṣe bí sheik abdullahi zulfik ó ní mizan ó ní mizan sífà ọlọ́run ni ṣe bá àwọn mistake tẹ́ padà ẹgbẹ́ gbọ́ ọ̀tá ń ka igan àti ìdákọ̀ sheik abdullahi zulfik kan tẹ́fẹ́ yìí ìdí ni wípé yín táwọn afá present anything tó wà tangible lórí arafat Hey, defend anything Hey, ẹ present anything To wà tangible to ṣe gbára lé ah afa sunna lẹ́ni yìí nana ọ̀rìn yìí wọ́n ní dáwà tán ṣe káàkiri àwọn èèyàn mọ̀ wọn kìí ṣe pàwọn tẹ́kì wọ́n kìí ṣe yẹn tẹ́kì wà ma'ruf rules, wọ́n ṣe ẹlùkọ́ òdòrúz wọ́n ń káàkiri kò nínú mamlakatul arabiya ti Saudiya gan so di pé kúrà Allahul musta'an èèyàn kan ní dédé sọ̀rọ̀ pé kìníkan láì ní present evidence tí ìbá tẹ̀wá sọ̀rọ̀ pé bóyá mo ráwọn kìníkọ̀ọ̀kan ó pọ́sìbí ká fara wọn kàmí pé á ah, mú ráwọn kì ní kọ̀ọ̀kan tí ẹ̀ bá ti wá sọ̀rọ̀ táwọn tó wá jẹ́ àwọn àfáta tó wá jù lọ bá ti ń sọ fún yẹn pé ọ̀rọ̀ tó clear but kí ẹ máa ti ní ẹ̀rí tó wà solid lọ́wọ́ kí ẹ kẹ́dédé máa sọ̀rọ̀ nípa àrọ́dọ̀ àwọn èèyàn nǹkan tó léwu gan ni o nǹkan ni o so lẹ́yìn àsìkò díẹ̀ a fẹ́ ṣe ìrìn lọ sí Mauritania láti lọ ṣe dẹ́rọ̀ kan bẹ́ am pẹ̀lú sheik bandar al-khaibari mo ń ka ọ̀rọ̀ sheik abdullilani so awa contact sheik muhammad bin hadi am wọ́n dẹ̀ kíwa wọ́n encourage wa wọ́n dẹ̀ ní pé ah, wọ́n kódà wọ́n fún wa ní ìmọ̀ràn lórí pé bẹ́yà kẹ́ ìtírìtà àwọn tírábà fáwọn tán sọ wípé àwọn sọ áfíkọ̀ yẹn wọ́n lọ ń ṣe dàwọ̀rọ̀ tó káàkiri wọn ò sì nímọ̀ sheik muhammad bin hadi wọ́n sọ pé ah, káàkiri ẹ má ṣe kìí tẹ́ nímọ̀ àtàwọn ìtàn bí super story bí ìjàpá ti rókò tẹ́kàn kọ̀ǹkọ́ ti fún wa káàkiri mẹ́sìsì ẹ̀lẹ́lẹ́ yìí èyí tó bá gbogbo nǹkan tí mo ń ka yìí mo ti sọ orúkọ tí ra ìsíta ìyẹn lè download kíákíá tí yóò dẹ̀ kàgbà kí ní ìbẹ̀ fúnra rẹ̀ so assalamu alaikum warahmatullahi wabarakatuh hafizakallahu ya sheikh muhammad message ya lele yo sa azuru ana wal akh bandar al ikhwa fi mauritania àwọn tí mo nima wọn lọ ṣe dáwà ní mauritania abi wọ́n dẹ̀ Sheikh Rabi dema wọ́n sọ bí Sheikh Rabi Sheikh Rabi kan tó bá wọn sí opening b speech opening speech Sheikh Abdullahi Bukhari dema Sheikh Muhammad bin Hadi fún àwọn ẹmọ ohun táwọn ló sọ ní ìsìn yóò so wọ́n ni àwọn fẹ́ lọ ṣe àwọn fẹ́ lọ visit àwọn ọmọya wọn ni àwọn àti Sheikh Bandar ونلقي عندهم بعض الدروس في متون نواقض الإسلام والثلاثة الأصول ونحوها a dẹ̀ fẹ́ lọ ṣe àwọn dawrot fún wa lórí nawakidul islam thalathatul usul wọ́n báwọn yẹn ṣe ń sọ̀rọ̀ àwọn àfá yìí bí wọ́n wọ́n ń sọ̀rọ̀ bí pé àwọn àfá tó ṣe pé kódà ẹ̀mí gan bẹ́ẹ̀lú mi ò ṣe mọ̀ píkọ̀ àfá yìí ni pé bóyá gan ló lè dáka suratul fatiha fúnra rẹ̀ sàáfikọ́ wọn láì mọ̀kan jáhálà àwọn òmọ̀kẹ́kẹ́ ẹ̀yìn sì ní tán bá sọ kí ní kan parí tó jódodo ẹ̀bínú tẹ́kọ̀tọ̀ ẹ̀bínú kíní kan èmi wọ́n ti ń ṣe tàbí lára mi wọ́n ti ní kálùkù mọ̀ bínú a ma faraya a ma ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ nípa àwọn àfáà yìí tó ṣe pé in tó ń dùn ìṣòro púpọ̀ náà àfáà yìí wọ́n ju ọ̀pọ̀lọpọ̀ náà àfáà yìí gan inú ìjú wọn lọ sinan wa ilman ṣe Sheikh Abdullahi bin Salafik al-Dhufayri lè fẹ́ máa sọ pé nìkan wà ní ọ̀dọ̀ wa bíbí yìí ni tí ó dùn sẹ́gbẹ̀ Sheikh Abdullahi bin Salafik al-Dhufayri fil ilm wa fi da'wa more than 30 years of da'wa fallahul musta'an kọlọ̀n kúsànù wọn wallahi so wọ́n wá send message wọ́n ní pé àwa fẹ́ ṣe ziyarọ̀ yìí fún nasiha àwọn tó fẹ́ dá tàríṣù tán fẹ́ ṣe tàríṣù láàrin àwọn àfáà náà tó lọ ń tọ́ lábà nasiha lọ́dọ̀ àfáà tán fẹ́ dá tàríṣù lẹ̀ láàrin ẹ̀ àti àwọn ti ni kò so um, screenshot wọ́n ní fanargobu fi ziyaratikum fil waqti alladhi yunasibukum wassalamu alaikum a àwọn gbèrò láti bẹ̀yẹ̀wò lásìkò tó bá bá ilára mú ẹwọ bẹ́ sí ń bá fa lò ẹlùmí òbí ẹnìkàkà dédé jíjọ kọ́kàdé ní pé ibn hadi fasik ibn hadi qadhif àwọn àkáàmù yìí àkáàmù àwọn ulama hù ni ó dẹ̀ ní àwọn stages tí kí ní ẹgbó tukú tó jí pé mẹ́gbé kí ní ẹ̀kà tó sọ àwọn kí ní nípa sheik mama bin hadi kéje pé lẹ́ẹ̀kan dédé man 27 ẹ̀ ní 2020 àbí 2022 ẹnìkan kan dédé dé ẹlùmí òrùbí àwọn kan lọrin wọ́n kan dédé dé náà ni Ibn Hadi Fasi kìíní kìíníkà kìíníkà ẹwà dá gbogbo márùn yẹn lójú ṣe ìsọ́fù wá ní ẹni Sheikh Hadi wá dáa wa alaikum salam wa rahmatullahi wa Allah al-ma'adhira am ma shiftu risalatak okay so next screenshot so wọ́n dáa salama okay ẹjẹ́ kí na wọ́n next and yes in screenshot yìí náà wọ́n ní pé àwọn òchẹ́kì risala yẹn lánàá ní time asiri rẹ̀ wa dhalika li anni kuntu mashghul bí wọ́n ṣe kọ́nà ní pé bọ̀ ìdí ni wípé mo wà busy gan ma'al mu'izin pẹ̀lú àwọn tàwọn kí mi madina qabla al-jumu'ah fa hayyakumullah ìní dẹ̀ ni ni so hayyakumullah wọ́n tún ṣe so so wọ́n ni pé ní ṣáàrù ṣàbán ní 1438 am sheik muhammad bin hadi wọ́n won against sheik arafat wọ́n ní ẹ̀padà tún wá clear again wọ́n ní pé ṣàbùrùn international parí ní wọ́n ní arafat ṣàbùrùn hmm? wọ́n ní àwọn èèyàn gbé kàkiri bí gbá arafat ṣàbùrùn ṣàbùrùn asan salawudin dẹ̀ ti sọ fún ọ̀rọ̀ yìí hakù sí student ẹ̀ ṣékù lè sọ àfà lè sọ tó bá ti wú nípa student ẹ̀ ṣé àwọn tán pé àràfàtì ní ṣàgùn bí ṣé àfà ṣe kàràfàtì ní ọ̀tá àfìlè máa sọ bẹ́ ẹ̀ sí gbáwẹ̀ ní lọ́mú pé hùn àfà ìwọ kò yẹ kí ọmọ pè bẹ́ o nítorí kọ́ídà yìí àfà ló lè pè ọmọ kí ní tó bá ti wú sáwọn ilé tí mú ah subhanallah sáwọn ilé tán wá wà níbi yìí tán pé àràfàtì ní ṣàgùn wa antum tesmariun ẹ̀dẹ̀ ń gbọ́ lójoojúmọ́ ẹn gbogbo tán sọ nípa sheikh abdullahi bin zulfika zafairi ẹn gbogbo tán sọ nípa sheikh fuad zintani ẹn gbogbo nípa gbogbo tán sọ nípa sheikh a kínan pé sada za'atari esada za'atari hassan al-iraqi àti bí ẹbẹ̀ lọ báyìí ẹn gbọ́ alkọ́bí sa'afikọ ẹn gbọ́ títí sheikh abdullahi al-bukhari náà bẹ́ẹ̀ ni sheikh abdullahi bin abdurrahim al-bukhari ẹn gbọ́ yẹn náà àmúnikálùkù ti wà lẹ́ pé àfáàkù sọ tó bá ti wú nípa wọn ọmọlékíwò rẹ̀ wọ́n rí ẹkẹ́wàá dé stop àwọn tán sọ ń bí pé àfà àràfà ti kí n sọ ọmọlékíwò rẹ̀ tó lè sọ tó bá ti wọ́n parẹ́ kí ní sọ aláwọ̀lùsàn tẹbádẹ̀ change wọ́n tún change kan ní pé ẹ̀yìn ìgbà tí Sheikh Muhammad ti wá sọ́yẹn náà òun ìgbà tán ti lè sọ́yẹn ìtumẹ̀ àwa náà Muhammad bin Hadi ní qadhif zalim fásikìjà nígbà tó ṣe pàwọn ọ̀rọ̀ yìí Sheikh ló pè wọ́n bẹ̀ Sheikh Muhammad bin Hadi dẹ̀ ni ọmọ kéwù ni bóòdẹ̀ sọ ń bá wọn jẹ́ ipe àà ah, ẹn pé wọ́n ní fásik ẹn pé wọ́n ní kìní kan ẹ̀yìn bọ̀ tí nípa àfàlẹ́sọ tó bá ti wú ní ipa ọmọ kí rẹ̀ nígbà Sheikh Muhammad eh, Sheikh Rabidat ti wá sọ ní ìsin báyìí ẹ́n táwọn yìí bá dẹ̀ ń sọ ń gbòó náà kò yẹ kí súwà láàbẹ̀ nítorí gbà tán pé àwọn ẹnìkan náà ìtorí ẹ̀ ló wá àbáhà fáwọn tó wà ń bínà láti máa pò wọn ní sàáfíkọ́ ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ bó dẹ̀ sọ́rọ̀ nípa ilé final insaf idan so <clears throat> sheik abdulilah wa ní pé níbi tàwádé yíò àwọn waqfatun muhimma wa bí àkọ́kọ́ ní pé kí ni mújíbù tàvír lára sheik arfat al-muhammadi gbogbo tàbí sàlàyé báyìí kí ni nǹkan tó lè till now ẹkẹ́ mọ́lọ̀ gbàtànjẹ́ o kò tí sí ọ̀rọ̀ mọ̀jálìsù sí ríyà ń bí i o kò sọ́rọ̀ secret garden gbọ́n ṣe secret garden wọ́n ṣe fatwa fún Boko Haram àti ISIS gẹ́gẹ́ bọ́ ṣe ń sọ nípa àwọn àfáà yìí o kevib kò sọ́rọ̀ kí náà ń pè eh, hanibin bureki bí o kò tí sí ń bí i o kò tí sí ọ̀rọ̀ wípé Sheikh Arafat ń sọ wípé manhaju Sheikh níbi jẹ́rù kò tí sí ọ̀rọ̀ shahada titi Muzamil Fakiri ń bí i o kò tí sí ṣàhádà àwọn bahraini yú ní bí o kò tí sí nàzírù sọ́ríkọ̀ tí majhulu kọ́ kò tí sí àwọn kíná ń pè títà harif al-bahraini tíra tó kọ́ tó fi ṣe rọ́dù fi ṣe karafat kò tí sí gbogbo àwọn èèyàn bíbí o a ní bin hassan al-muhammadi gbogbo àwọn masáyìí tí mo dẹ̀ dákọ̀ kalẹ̀ yìí náà tẹ́kùn lè tún fẹ́ lò tẹ́padà lọ́kọ́wá létà gbogbo kò sí èyí tí ò tó dẹ̀ ti láwọn aburú tó wọ́n ti ṣe sínú àwọn kìíní ẹ̀ fallahu mustaan púpọ̀ ní àwọn tó wọ́n rí pé mistake tí Sheikh Arafat ti ṣe ni wọ́n ti ṣe tààrọ ọjọ́ tó wà clear wádẹ̀ Sheikh Abdullahi bin Zulfika Dhafiri wọ́n ṣe tó ń ti pé sabku lisan ni zalla ni sabku ni tó ń ti pé bàbá kọ́kọ́ takú gan náà pé àwọn padà débẹ̀ inshallah ó nọ́mà in fact láàkí mi tẹ́ ti ṣàlàyé ẹ̀gẹ̀ láhùn jòkó mi nígbàtá padà place out yà fún bàbá pé bàbá ẹ̀sọ́ kí ní yíò à wọ́n ni astagfirullah à àwọn ṣe istigfaru à ilé ọ̀rọ̀ tí ó dá ní ọ̀rọ̀ tí ó lọ ní o kí lè ṣe istigfaru wà fantaha the sin bèèrè lọ́wọ́ anybody pé kí ni sheik abdullahi bin zulfi kàtàfẹ́rí ṣe tó fi jẹ́ sọ̀fúk wọ́n ni à èyàn tí ó kódà ọmọ kindergarten ó mọ̀ ike mizan kì í ṣe sífà ọlọ́wọ́ ọba ọmọ kindergarten mistake yẹn wá ní kí ni ìdìtẹ́ fi lọ ń wá mistake àwọn èèyàn nítorí pé sáàfẹ́ fi irin lẹ́gbẹ́ sáàfẹ́ kọ́ ni wọn ṣe lè ní insaf Sheikh Abdullah Rufai wá ní pé a ní dìsìn tó fi di tàríkù tá ń sọ̀rọ̀ lọ́wọ́ ìsẹ̀ di tàríkù Sheikh Muhammad lórí Sheikh Arafat Sheikh Abdullah Bukhari láwọn bèèrè lọ́wọ́ Sheikh Muhammad bin Hadi fúnra Arafat ṣàrù ni àbí má tafsiru ṣàrù alwa shirk ṣàrù ni ṣe ṣíríkù ní ṣe bọ́ ní ṣáàrù tó kó sí ṣe bídíà ní ṣáàrù rẹ̀ ṣe máa síyà ní wọ́n ní ṣéèkì mọ́mọ́dé wọn sọ fáwọn pé ìwọ ẹlọ tú sí tó bá ti wín à ah, ṣéèkì láwọn sọ pé rárá o èmi kọ́ ní tó ìṣègbú ọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ló tù náà ìwọ náà ló sọ pé ẹbọ lèmi ń sọ o ìkíní ẹwà níbi sauti ya abdullah bin abdulrahim um, nam al-bukhari nam so nígbàtí ọ̀rọ̀ yìí wá dé wọ́n tẹ̀síwájú kí wà bá da an balaga ahlul ilmi mimman ya'rifu dr arafat al-muhammadi wa nashatuhu as-salafi tahdhira sheikh muhammad istankaruhu kala allama rabi' ẹgbẹ́ kìí pọ́pọ̀ sí láàrin sheikh rabi' àti sheikh muhammad bin hadi sheikh muhammad bin hadi wọ́n ṣe tahdhir lára arafat wọ́n ni ṣàrù ni wọ́n ti wọ́n kọ́kọ́ dìnà àwọn tahdhir wọn lórí títí bandara da khaibari àti àwọn yókùnà dótọ́ padà sọ fẹ́rẹ́lẹ̀ níbi ánàlí muhammad bin hadi an yakhruja an somatihim

so wọ́n wọ́n request pé tọ́ àrọ̀fáàtì nígbàtí pé orin kàtàrà mọ́mà lè èyàn tó bá ń sọ nǹkan mí ń parẹ́ ó kó mú evidence wá fún nǹkan tó ń sọ yẹn náà so kó mú evidence wá fún kíní ẹ̀ so ṣe kò bẹ́ ìtì wọ́n fi sórí um, hisabun abrosmi àwọn salafi dẹ̀ ìbẹ̀rẹ̀ sínú wá sí nashul kíní ẹ̀ pé aina dalil ala anna arafat shabur eh, dalili da pé arafat shabur ni èyàn burúkú ni tá gbọ́dọ̀ jìnà sí ni naam naam abo nǹkan tó wá ṣẹlẹ̀ o hmm. ní ìgbà tán wá sí nashuru kíni eh, sautiya sheikh robert bin abdullah am al-jabiri mutalaba wọn nípa wípé aina dalil hmm. that alẹ́jọ́ yẹn sheikh muhammad bin hadi wà lọ́sọ́dọ̀ sheikh robert wọ́n complain fún wọn nípa sheikh abdullah rifai àti sheikh arafat al-muhammadi yọ́n kọ̀mplín pa wọn sheik ọ̀rọ̀bí wa ní pé àti adillatak wa anna astad'ihim indi wa tuwajihuhum amami kọ́kọ́ mẹ́rin ẹ̀wà na ẹ̀rí ìtàwọn ìyẹ́kò sí kọ́kọ́ mọ́ wani ma wá pè wọ́n sí bíbí yìí ma hmm? pè wọ́n sí bíbí yìí ó wà wá já àwọn níwájú mi pé ah nǹkan bá lókó sí nǹkan bá lókó sí fún ma arsala lana sheik ọ̀rọ̀bí man yuballighuna bil maw'id sheik ọ̀rọ̀bí wa rẹ̀ sí wa kó sọ fún wa pé موعد واو وبعد وبعدها بأيام أبلغنا الشيخ ربيع باعتذار الشيخ محمد عن الموعد وأنه يقول إنكم تطعنون فيه ọ̀rọ̀bá dọ́dọ̀ wà látọ̀dọ̀ sheik rọ̀bí pé tọ̀ sheik rọ̀bí náà títún láwọn òwà máa wò kí ni dí wọ́n ni ẹ̀ ń bú mi ipé à ẹ̀ ń bú mi ṣùgbà tẹ́ tí ń bú èmi ò ìwà má ẹ̀yìn ok táwọn àràfáàtì ká bìlìfì pé ká gbé síbi pé bóyá dítòjọ́ mi èèyàn ó gbé wọn Sheikh Rabi bèèrè ẹ̀rí pé aina delil so tí ó yẹ kí Sheikh lè rẹ́rin tí wọn so àtàwọn ó lè rí bá wọn àràfà ti yíwí tí wọn so wọ́n láwọn sọ Sheikh Rabi pé a ní ni ó yẹ kan ni n ò lẹ́rìí Sheikh Abdullahi wọn láwọn sọ fún àwọn tó ń sọ tó yẹ kí bí ẹlúwà lọ́wọ́ yìí ni ó yẹ kẹ ti lè wá pírẹsẹ̀ntì àmọ́ ẹ̀mẹ̀yìn tí ó bá ti lẹ́rìí tí ó pírẹsẹ̀ntì <clears throat> kò ní lè wá rúbẹ̀ náà so lẹ́yìn ìgbà yẹn wọ́n padà wá wá torí Sheikh Rabi request bí okay kí ni àwọn ẹ̀rí pé wọ́n bú wọ́n bú Sheikh Rabi Hadi wọ́n wá pẹ̀lú àwọn tẹ̀gìrìdát tání pé ebú èmi náà bí èmi bí so láti mo ti kà díẹ̀ níbi àwọn tẹ̀gìrìdát yẹn rí mo ti kà díẹ̀ níbi àwọn jùkú kan tí ó ti kọjá rí so wọ́n akọ́ àwọn kìíní wa ẹjẹ́ nínú àkà tí wọ́n mú wá against sheik eh, abdulila abdulfari am in fact tán mú against jùlù àwọn ènìyàn wọ́n ni wípé wọ́n ṣe náṣírù sautiya sheik Ubaid bin Abdullah al-Jabiri lè tán fi ṣe tànáwù lórí Sheikh Arafat lẹ́yìn ìgbà tí Sheikh Muhammad Hadi ṣe àwọn àti náṣùrù sàwọ̀tí ya ṣekara kí náà ń pè Sheikh Obaid al-Jabiri so ìkàtà mú jùlù wọn fún nìyẹ jùlù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn ìkàtà mú Sheikh Abdul Wahid Abdul-Ilah Rifai fún ní pé wọ́n náà ṣe náṣùrù lórí sọ́fàwọn lórí Twitter ipe min al-qawaid al-muhimma fi bab al-jarh wa ta'dil thubut al-jarh an al-mujarrih wa laqad ra'aytu man kataba fi ba'd al-ruwat alladhina tuhimu bilkadhib liyasila ila ghayatin ma nǹkan tán kọ́ ní ẹwù àwọn wá fi andrẹ̀ tí wọ́n kọ́ so wọ́n sàkọ́ right wọn yìí ó lọ́pọ̀ gan so mo ti kàwọn kí ní ẹsẹ̀ yìí fún yẹn tó bá fẹ́ alwuquf alayha mo ti sí ẹ̀yìn inshallah kó padà lọ́gbọ̀ so in short ni wípé àwọn tagridatun yẹn ti mọ́ rí àwọn tweet yẹn tẹ́ ti so àwọn musafi kọkàdà mọ́ sọ pé kèkí ń ṣe yẹn lè rí tí Sheikh Muhammad bin Hadi ní ẹ̀rí méjì náà kó lọ sílé Sheikh Rabi wọ́n kọ́kọ́ fún wọn lálàkọ́kọ́ yẹn kankan wọ́n ní pé Sheikh Rabi sẹ́mẹ́lẹ̀ sẹ́mẹ́lẹ̀ wọ́n láwọn òmá ẹ̀rí gẹ́ngẹ́n bẹ lọ́wọ́ wọn ókè ẹ̀rí gẹ́ngẹ́n yẹn ẹ̀ ṣe gbé jáde láti jọ original ẹ̀rí yẹn ẹ̀rí tó ṣe pé ẹ̀rí nínú ẹ̀tẹ́rígbá ẹ̀rí kí ló yẹ tó pé dì ní Sheikh Muhammad bin Hadi mú kọ a single maqal a single article ìgá láti ṣe bayan ẹmà raddun ilmi raddu tó bá mímọ̀ mú ipé a ah, nǹkan bá yóò ní àràfà ti ṣe o nǹkan bá ìlú tako nínú kìtàbà ti súnnà o ainihu ainihu Allahul musta'an so mo rí pé nípa ìyẹn so a fi hadha kifaya inshallah so ilé ibi tí alayidi wọ́n àti àwọn tó wà pẹ̀lú àwọn ni gbé fitna jáde ni so wọ́n kí lè ti tó because lẹ́yìn lẹ́yìn àwọn ọ̀rọ̀ yìí nǹkan tó tún mention bí mi ò fẹ́ tún ká púpọ̀ mà nítorí àsìkò àwọn ọ̀rọ̀ um, chat àwọn àti ashraf al-misri al-bayumi so bayumi kan nínú àwọn champion musa afikọ kódà níbi chat yìí mi ò kà ní time àti kamani ó ń sọ mẹ́ pé àkódà ah, àjọ tí wọ́n rí ọ̀rọ̀ Sheikh eh, Muhammad lórí Sheikh Arafat ń wo ogun sùn òun òun kódà ó dùn gan pa òun òrógùn sùn òun láàṣẹ tí ìrù anáàm ní oríbe sùn kìnníkà kìnníkan ìgbàwo àwọn lọ bá wọn kìnníkan bí àwọn so later ó ló padà di rọ́sùn nínú àwọn tí wọ́n ń sọ pé àà ah, òótọ́ ni àwọn àràfáàtì yẹn kìnníkà kìnníkan bóná ṣe chíńjì ni um, so àmì Allah subhanahu wa ta'ala kó fún wa ní sabat so wọ́n ní pé ẹ̀hẹ́ burúkín kankan last one ṣá wọ́n ní pé lẹ́yìn tààdìl ní ara sheik arafati yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe tààdìl lórí sheik bandar al-khaibari wọ́n kọ̀ntín láti mọ́ ṣe tààdìl yẹn náà lára abdulwahid wọ́n dẹ̀ wọ́n against sheik abdullah al-rifari náà hmm? kódà níbi makọlù tán kọ káṣù nìkọ́ wọ́n ní àwọn tòrò náà tó lágbára wà so but lẹ́yìn ìgbà yẹn gbogbo àwọn kíní ẹ̀sà ń ṣẹlẹ̀ lábẹ́bá yẹn àwọn tàbí ilẹ̀ tí ọ̀rẹ́ dín jáde káàkiri níbi àwọn ọ̀pọ̀ tó máa bá wọn sọ láwọn ìlú káàkiri ẹmọ̀rí asáàfikọ̀ haúlá isáàfikọ̀ haúlá isáàfikọ̀ kádàwà kádàwà kádàwà kádà wọn ó sọ àwọn ọ̀rọ̀ tó lágbára nínú àwọn ọ̀tán sọ nípa wọn níbi àwọn ìjòkó yẹn káàkiri káàkiri in fact tẹ́ bá kàrí mẹ́rù pé à ṣé kéfèrí gan hmm? ó láwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́yìn ò tábà in tó ń dẹ̀ ń fọ́nì ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àtàfẹ́ máa sọ̀rọ̀ nísìn tàfẹ́ jẹ́ ká fi ọ̀rọ̀ àwọn olùmọ̀kalẹ̀ àwọn kìbárì rẹ̀ lámá tàfẹ́ máa jẹ́ kó mọ yáwọn bí pé wọ́n kàn ṣe tàhásùbù wa tàhásùbù ni ẹ̀yin ẹ̀ eh, mọ̀ nípa ọ̀rọ̀ yìí ẹ̀ eh, mú dẹ̀ mọ àwọn àyàn ashkhas nínú wọn tí ó yẹ pé àtijọ́ sọ̀rọ̀ tí wọ́n ṣe ìtìrọ́f pé àwọn òmọ̀ nípa iṣu kódà mi ò fi mọ́rin lẹ̀ pé òun ò tẹ̀ fẹ́ mọ̀ ń parí ni kìí sí pé wọ́n ma nìkan wọ́n ò tí ẹ̀ ní interest àti wọ́n parí ní al'an ẹ̀yìn lẹ́ ń sọ̀rọ̀ àwọn ìlàmọ́ tó ṣe pé wọ́n ti ayá ṣàfitna yìí ó di ní sí pé ìṣù tó ń ṣẹlẹ̀ láàrin iṣẹ́ kọba subhanallah gẹ́gẹ́ bá wọn hajjúrí àwọn hajjúrí náà ṣe máa ń sọ wípé iṣù hajjúrí iṣù tó ń ṣẹlẹ̀ láàrin iṣẹ́ kọba bí àti hajjúrí nínú iṣù ìjà ń ṣẹlẹ̀ láàrin wọn nínú àwọn kódà ẹnìkan ti sọ fún wípé politics ní eh politics ní ṣe bí politics tó ń ṣẹlẹ̀ ní Yemen ní ṣe kọ̀rọ̀ bí kan sọ kíní kan so ibi tí yára àjúlọ ó sàdá gbogbo ẹ̀pọ̀ bí pé ẹwà rúbí àwọn àfà yìí so kìkí ń ṣe personal issue láàrin Sheikh Rabi àti Sheikh Muhammad bin Hadi issue tó ń ṣẹlẹ̀ ní wípé Sheikh Muhammad bin Hadi mu'amala àwọn salafiyun mu'amalata ahli al-bid'ah wal ahwa àlàyé wà lórí ẹ̀lú ìjòkó tó ń inshallah afáàníkà hmm? ara àwọn tó ń bá wí ọmọ akẹ́kọ̀ọ́ súnnà afá súnnà ni wọ́n ta madada lórí dada ah so inshallah di karim so na kifin da hada inshallah so alayo tu tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ yìí so an bí alákùfí ẹsẹ̀ ní kọkànwà lórí òdodo assalamu alaikum warahmatullahi wabarakatuh